name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. Say every evil star. Gbogbo ìràwọ̀ búburú. That followed my father's house. Tó tẹ̀lé ilé bàbá mi. I am not your candidate. Èmi ìṣòro rẹ. Kàtà. Lòtà. In the name of Jesus. Lórúkọ Jésù. In Jesus' name we pray. Lórúkọ This year. Lord, do ye, I shall have no covenant with sorrow. Èmi ò ní má bànújẹ́ dá má In the name of Jesus. Lórúkọ Jésù. Open your mouth and declare that. Yẹ ká lanu ká gbà lánàá. No covenant with God. O ní má bànújẹ́ dá má Thank you Jesus. Òjò Jésù. In Jesus' name we pray. Lórúkọ Jésù làbàjá. Father we thank you for another wonderful time before you. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún àkókò ìyanu. I will praise your name for the power mighty the blood of Jesus. We thank you for the transforming power, the changing power in the blood of Jesus. We thank you for the benefits of the sacrifice made at Calvary. Accept our thanks in Jesus' name. This morning, minister to us. Meet us at the point of our needs. Change our lives. Thank you, Heavenly Father. In Jesus' name we pray. Before you sit down, I'd like you to prophesy the life of seven persons. Kẹ̀ tó jókòó, is 2007 thousand 29. Say, my friend. Those who laughed at you before. Shall come to laugh with you. In the name of Jesus. Lorúkọ Say it to seven persons. Your marriage shall be a blessing. Ìgbéyàwó My hope for signs and wonders. My marriage shall rise and shine. Ìgbéyàwó mi yóò That's the Lord of hosts. My marriage shall be a blessing. My hope for signs and wonders. My marriage shall rise and shine. Thus saith the Lord of my marriage, shall be My for and my marriage shall rise and shine. the Lord of my marriage shall be My for and my marriage shall rise and shine. Yes. strong nationhood. Ilé tàbí ìdílé òun ní ìpìlẹ̀ tá à ń mọ orílẹ̀-èdè tó lágbára kà. This is the more the reason why the devil delights in attacking it. Ìdí rèé gan tí èṣù ṣe nífẹ̀ẹ́ láti máa gbógun tì í lóòrèkóòrè. The devil knows that if he can successfully penetrate, infiltrate and destroy the home, the nation is doomed completely. Èṣù mọ̀ pé tó bá lè wọlé sínú àwọn ìdílé tóun sì lọrùn nínú àwọn ìdílé gbogbo orílẹ̀-èdè pátápátá ó ti dàrú. The devil knows that one very well. Èṣù ilé dáadáa. The devil knows that the home is the foundation of civilization. Èṣù mọ̀ wípé àwọn ìdílé òun ní ìpìlẹ̀ ọ̀làjú. And that if this go on there well, things will go on right anywhere. Àti pé tí nǹkan bá lọ́nu gbàyìngbà nínú àwọn ìdílé, ó lọ́nu gbàyìngbà ní àwọn agbègbè tó kù. The naked truth òtítọ́ tó korò. which any honest man of God will tell you. èyí tó jẹ́ pé òjíṣẹ́ ọlọ́run tó bá jó lóòótọ́ yóò sọ fún ọ. is that the devil has achieved a great success in his agenda of home destruction. ó ní wípé èṣù ó ti ní àṣeyọrí ńláńlá nínú bíba àwọn ìdílé jẹ́. we who are involved in the ministry of solution evangelism prayer, deliverance, counseling, we hear and see so many terrible things. Àwa tó jẹ́ pé à ń kópa nínú iṣẹ́ ìránṣẹ́ ìjíhìnrere, àdúrà àti ìtúsílẹ̀, a máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa ìgbaninímọ̀ràn. Why should a marriage after thirty years, forty years, you now go to court and say, I want divorce? Èyí ti ṣe tó ṣe jẹ́ wípé ìgbéyàwó lẹ́yìn ogún ọdún ọgbọ̀n ọdún ogójì ọdún wọ́n wà lọ sílé ẹjọ́ wọ́n sọ fún fẹ́ túra àwọn ká. it's like what I told you here some time ago. ó dàbí ohun tí mo sọ fún yín nígbà kan rí ni. when a man of seventy-five took his wife a seventy-year-old woman to court he was seeking for divorce. nígbà tí ọkùnrin tó jẹ́ ẹni ọdún márùndínlọ́gọ́rin ó gbé ìyàwó rẹ̀ ẹni àádọ́rin ọdún tó gbé lọ sílé ẹjọ́ tó ní pé kí wọ́n pín ìgbéyàwó àwọn níyà. and the judge said ah but how long have you been married. onídàájọ́ wá béèrè lọ́wọ́ wọn pé ó ti pẹ́ tó tẹ̀ sí fẹ́ra yín. man said forty years. ọkùnrin náà wípé ogójì ọdún ni. why do you want to dissolve it now. kí ló fẹ́ ṣe fẹ́ tún gbéyàwó ọ̀hún ká báyìí. the old man say dissolve it. bàbá arúgbó ìgbà pẹ́ tún ká. why. Because a twenty-one year old girl. Nítorí ọmọbìnrin ọdún mọ́kànlélógún. Younger than their last daughter. Èyí tó kéré sí àbígbẹ̀yìn wọn. Has captured the man. Ó ti mú bàbá ẹ̀. 86. The other time, a parent dragged a couple to you. Nígbà kan rí àwọn òbí kan wọ́n gbé àwọn lọ́kọláya kan tọ̀ mí wá. Five years of marriage. Ìgbéyàwó ọlọ́dún márùn-ún. No sex one day. Wọn ò tí ì jọ ní àṣepọ̀ láàárín lọ́kọláya lọ́jọ́ kan rí. And I asked the lady, what happened? Wọ́n béèrè lọ́wọ́ ọmọbìnrin ọ̀hún pé kí ló ṣẹlẹ̀. ṣe right from the day of the wedding immediately they enter the man the house the man will wear three or four trousers and will face the wall. ó ní látọjọ́ táwọn ti ṣègbéyàwó ọkọ yìí yóò wọ ṣòkòtò mẹ́ta yóò sì kọjú sórí kiri nígbà táwọn bá fẹ́ sùn. and went on for five years. ó sì ń ṣe nǹkan ìfọ ọdún márùn-ún. She couldn't go back home to tell her parents because her parents told her not to marry the man. Kò lè padà lọ létò àwọn òbí rẹ̀ lọ nítorí pé àwọn òbí rẹ̀ sọ fún pé kó má fẹ́ ọkọ òun. And I thought to the man. Wọ́n akọjú sọkùnrin Well, what's happening? Wọ́n sọ pé kí ló ń ṣẹlẹ̀. Oh, he said uh, she misbehaved so I'm disciplining her. Wọ́n sọ pé ó sì wà wù nítorí bẹ́ẹ̀ kó fẹ́ jẹ́ níyà. That is a brazen and strong attack against the owner. Ògo ńlá tó sì gbóná jọjọ ló wà tó ń dìde sí àwọn ìdílé báyìí. And if we keep quiet I will don't take some aggressive actions. Bá a bá sì fètè létè tá a bá gbé ìgbésẹ̀ tó ní ipá. We are looking for serious trouble. Wàhálà gidi là ń wá. When two hundred and one witches gathered themselves in South Africa and they were praying against Christian marriages, people did not take them seriously. Nígbà tí igba ó lé kan àwọn àjẹkórajọpọ̀ ní ìlú South Africa tí wọ́n bẹ̀rẹ̀ sí gbàdúrà lòdì sí ìdílé onígbàgbọ́ àwọn ènìyàn mú ọlọ́kùnkúndùn. They were not serious with the prayers. Ó kọ́ bí alásàdúrà wọn. Until marriages of Christians began to break and break and break in that place. Then they ah. gathered and started praying. Àfìgbà tí ìdílé àti ìgbéyàwó àwọn onígbàgbọ́ bẹ̀rẹ̀ sí ní fọ́tí ní ìlú South Africa. These days more than at any other time since I got born again I have seen the worst domestic violence I have ever seen. Lóde òní látìgbà tí mo ti jà tún bí mo rí wípé lóde òní ló pọ̀ jù káàárín wàhálà nínú ilé ju àkókò mìíràn lọ. plenty of wife bashing and beating. ọ̀pọ̀lọpọ̀ lílù ìyàwó lálùbí ló pọ̀. including pastors bashing their wives to nonsense. àti àwọn olùṣọ́ àgùntàn pẹ̀lú tí wọ́n lù ìyàwó wọn jákèjádé. there was even a pastor who when he wanted to beat his wife went to a corner and said father lord. olùṣọ́ àgùntàn kan ti ẹ̀wà nígbà tó fẹ́ na aya rẹ̀ ó kọjú sí kọ̀rọ̀ ó ní bàbá olúwa. I just need forgiveness for five minutes. Ìdáríjì ìṣẹ́jú márùn-ún mo nílò. So that I can panabit this woman. Kí n lè bá a lù dáadáa. Domestic violence. Wàhálà nínú ilé. And even the other way around too. Ní ìdàkejì pẹ̀lú. Wife beating up the husband. Àwọn ajá wọ́n ń nọkọ wọn. A friend of mine. Ọ̀rẹ́ mi kan. Said a couple were on honeymoon lọ́pẹ́ àwọn lọ́kọláya kan wọ́n lọ gba ìgbéyàwó. Only then Christian, the, the man is a pastor, the woman is deaconess or something like that. Àwọn Kìrìsìtẹ́nì kan ti dàtú bí aya ó jẹ́ díákónì ọkọ sì lórí ṣáàbùtọ̀. He gave them a room in his uh, flat for their honeymoon. Ó fún ọ ní yàrá kan nínú yàrá rẹ̀ kí wọ́n gba ìgbéyàwó. So at night, his small boy was knocking, daddy, daddy, the couple that they they are fighting, they are fighting, daddy come out ó ọmọ òun kékeré bá bẹ̀rẹ̀ sí ní kọlẹ̀ kó fún bàbá bàbá mi bàbá mi àwọn lọ́kọ tẹ́ fi sínú yàrá wọ́n ń jà ẹ wá là wọ́n. so he said he came out. wà ló jáde. I was hearing hmm, hey don't kill me o. Oh. tó bá mọ̀ ká ah, oh. má pa mi o oh. má pa mi o má pa mi o má pa mi o. The woman was shouting, Don't kill me, don't kill me. So the man of God was knocking the door. Open, open. He did not open the door. So he jumping through the window. He almost collapsed. When he got there, it was a woman sitting on the man, bashing him. ló jókòó lórí ọkọ ló lù ú. àwọn sí kan don't kill me o. Oh. ó don't kill me o. Oh. Oh, má Kill me! o má o. So it's both ways. Torí náà, síra ni. More than at that time. Ju ìgbà mìíràn lọ. We see believers, Bible carrying believers who claim to be born again, sanctified spiritually, falling flat into the sin of adultery. A rí àwọn onígbàgbọ́ tí wọ́n ń gbé Bíbélì kan láwọn ti dà fún bí tí wọ́n ń ṣubú gbalaja sí nínú ẹ̀ṣẹ̀ we have quite a lot of people with hidden wives all over the place. Unbelievable unfaithfulness to their marriage vow is happening now. Àìṣòótọ́ tẹ́nìyàn ò ní gbàgbọ́ sí ẹ̀jẹ̀ ìgbéyàwó wọn ló máa ń ṣẹlẹ̀ lóde òní. If we just look at them ordinarily. Bá a bá fojú lásán wò wọ́n. Apart from the divorce rate that's that's skyrocketing yàtọ̀ sí ìpínyà nínú ìgbéyàwó tó jẹ́ pé ó ń peléke sí i then we are looking for trouble. wàhálà là ń wá. If you are in this service this morning, say, ah, but I'm not married. You better listen very well. Mo bá wà nínú ìsìn onítóní à, ah, èmi ò ṣáà ti ṣègbéyàwó jẹ́ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́. Listen very well to what we are saying this morning. Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ pé o tà sọ lóòrùn. That means you still have an opportunity to lay a good foundation. Òun ni wípé o ní àǹfààní ńláńlá láti fi ìpínlẹ̀ rere lọlẹ̀. It is better for people to laugh at you for not getting married on time. Ó dára káwọn ènìyàn fi ọ́ ṣe yẹ̀yẹ́ bó o tètè ṣègbéyàwó. Than to than for you to be unable to laugh because you are married. Ju kí ìwọ kó o má lè rẹ́rìn-ín nítorí pé o lọ́kọ tàbí láya. And I tell you something beloved. Ó sọ ọkọ fún àlùfẹ́. This is also becoming rampant now. Eléyìí náà tún pọ̀ sí lóde òní. If a child of God marries a child of the devil. Bí ọmọ Ọlọ́run bá fẹ́ ọmọ èṣù that child of God is sure to have serious problem with his father-in-law, who is the devil. ọmọ ọlọ́run yìí yóò ní wàhálà gidi pẹ̀lú àna rẹ̀ kì í ṣèṣù. and that marriage will either make you or mar your life unless you know what you do. ìgbéyàwó ọ̀hún bóyá yóò sọ ayé rẹ di re tàbí yóò sọ ayé rẹ di rádaràda. and we used to say that the, that is, the principle is purpose before partner. ohun tá a máa ń sọ ní ìní wípé ìlànà ọbẹ̀ ni wípé ní ìpinnu kò tó lẹ́ni tó fẹ́. We used to say that the worst thing after hellfire is a bad home, a bad marriage. A máa ń sọ ní pé ohun tó tún burú bí ọ̀rọ̀ àpáàdì òun ní ìgbéyàwó búburú. So the person you marry will decide whether you will be great or whether you will not be great. Ẹni tó bá fẹ́ òun ni yóò sọ bóyá ó di ẹni ńlá tàbí òbí di ẹni ńlá. The success of your life. Àṣeyọrí ayé rẹ. Starts from your marriage. Ó bẹ̀rẹ̀ lórí ìgbéyàwó rẹ. We need to pray prayer of deliverance on the home. A nílò àti gba àdúrà ìtúsílẹ̀ lórí àwọn ìdílé. We need to cry to the heavens, oh God, deliver our home. A nílò àti gbàjarè kan ọlọ́run lọ pé ọlọ́run gba ìdílé wa sílẹ̀. In addition, the devil is wasting children and just wasting children and you can see a lot of wasted lives, wasted youths outside. Ní àfikún, a rí wípé èṣù ń fi ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ṣòfò. Àwọn ọ̀dọ́ tó ń ṣòfò dànù káàkiri. Unfortunately, some pastors are not helping this matter. Ó wá ṣe ni láàánú pé àwọn olùṣọ́ àgùntàn kan wọn ò ṣe ìrànwọ́ lórí ọ̀rọ̀ yìí. Sometimes when these parents call their children and say you have to live a holy life, read the Bible say no no no there is that pastor on television look at the way he is dressing that's what I want to follow so don't talk to me about holiness. Nígbà mìíràn táwọn òbí bá pa àwọn ọmọ pé à mú wà rádaràda gbégbé ayé wà mí wá ní pé rárá rárá owó olùṣọ́ àgùntàn yẹn lórí ẹ̀rọ fẹ́ fi sílẹ̀. We need to cry that the Lord should deliver our home. A nílò àti ké gbàjarè Olúwa lọ pé kó gba ìdílé wa sílẹ̀. Why? Èyí ṣe. Because the peace of the home is the peace of the nation. Nítorí àlàáfíà àwọn ìdílé òun ni àlàáfíà àwọn orílẹ̀-èdè. The peace when the home is delivered there will be progress and liberation in the church. Nígbà tí àwọn ìdílé bá gba ìtúsílẹ̀. Òmìnira yóò máa ṣẹlẹ̀ nínú àwọn orílẹ̀-èdè àti nínú ìjọ Ọlọ́run. When there is Christ, having Christ in the home is the secret of national peace, church peace and progress and well-being. Bí a bá ní Kristi nínú àwọn ìdílé òun ni àṣírí kí àwọn orílẹ̀-èdè ó máa tòrò kí nǹkan ó sì máa lọ yùgbàyùgbà níbẹ̀. A delivered one would be a testimony would be a blessing to the community. Ìdílé tó bá ti gba ìtúsílẹ̀ Ọlọ́run yóò jẹ́ ìbùkún fún àwọn àwùjọ yóò jẹ́ ìbùkún fún àwọn ìlú. A delivered one would be a terror to the devil and a crucible for revival ìdílé tó bá ti gba ìtúsílẹ̀ ọlọ́run yóò jẹ́ ẹ̀fọ́rí fún sátánì yóò sì jẹ́ ohun èlò fún ìsọjí. and God's glory shines in delivered homes. ògo ọlọ́run a sì máa tàn nínú àwọn ìdílé tó ti gbà fi can you say oh God alive!" ọlọ́run dìde. and deliver our home. kò tú ilé wa sílẹ̀. even in Christendom. kódà ní àwùjọ kìrìsìtẹ́nì. the church grow without a Christian without Christian homes. Ìjọ ò lè dàgbà tí ò bá sí ìdílé onígbàgbọ́. That Christendom is the backbone of the church, backbone of the nation and the salt of civilization. Ìdílé onígbàgbọ́ òun ni egungun tó mu ró, tó mú orílẹ̀-èdè ró, tó sì fa ọ̀làjú káàkiri. The Christian home is where God first of all begins to display his power on earth. Ìdílé onígbàgbọ́ òun níbi ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fi agbára rẹ̀ hàn lórílẹ̀ ayé. The joy of that home is the joy of your life. Ayọ̀ ìdílé yìí òun gan ni ayọ̀ ayé rẹ̀. The peace of that home is the peace of your life. Àlàáfíà ìdílé yìí ni àlàáfíà ayé rẹ̀. This is why the devil has converted Christian home to a great battleground. Ìdí nìyẹn tí èṣù ṣe sọ ọ̀pọ̀lọpọ̀ ìdílé onígbàgbọ́ di ojú ogun tó gbódọ̀ jọ. more than at any other time beloved. ju ìgbà mìíràn lọ ló ń lè di ayé olùfẹ́. we need the power of God in our marriage we need the power of deliverance to be made bear on our marriages and homes. a nílò agbára ọlọ́run a nílò agbára ìtúsílẹ̀ kó farahàn ní àwọn ìdílé wa gbogbo. in the book of genesis chapter two. nínú ìwé genesis orí kejì. genesis chapter two. genesis orí kejì. I read from verse 18. Ó kà á láti ẹsẹ̀ kejìdínlógún. Genesis chapter two. Genesis orí kejì. Verse 18. Ẹsẹ̀ kejìdínlógún. God has done a lot of creative things. Ọlọ́run ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìṣẹ̀dá. when it passed through the quality control laboratory of the Almighty. Nígbà tó wá ilé tó la ilé àyẹ̀wò Ọlọ́run Lódùmarè kọjá. The value was was at They were all very good. Àṣẹ rẹ̀ ni wípé gbogbo wọn pátá dáradára ni. All of a sudden in verse eighteen of Genesis chapter two. Lójijì ní ẹsẹ̀ ìkejì dín ní ogún ìwé Genesis orí kejì. The Bible identifies something that is not good. Bíbélì ṣàwárí orúkọ tí ò tí ì pé. Genesis two eighteen. Genesis And the Lord God said it is not good that the man should be alone. Olúwa Ọlọ́run sì wí pé kò dára kí ọkùnrin nìkan máa nìkan pé. I will make him a helpmate for him. Èmi ṣe ìrànlọ́wọ́ tí dàbí rẹ̀ And out of the ground the Lord God formed every beast of the field. Láti inú ilẹ̀ And every fowl of the air, and brought them unto Adam to see what will call them. and whatsoever Adam called every living creature that was in him thereof. and Adam gave names to all cattle and to the fowl of the air and to every beast of the faith. Aláwòsí sọ ẹran ọ̀sìn gbogbo àti ẹyẹ ojú ọ̀run àti ẹranko ìgbẹ́ gbogbo ní orúkọ. But ṣùgbọ́n for Adam fún Ádámù there was not found a help meet for him. A kò rí olùrànlọ́wọ́ tí ó dàbí rẹ̀ fún un. All the creatures were fighting before Adam. Gbogbo àwọn ìṣẹ̀dá pátápátá la kójọ síwájú Ádámù. And Adam began to give them names. Ádámù sì bẹ̀rẹ̀ sí ní sọ wọn lórúkọ. The cow came. Màálù wá. So you are a cow. Oníwọ̀ màálù ní ọ́. Pásán. Kọjá lọ. The dog came. Ajá náà dé. Gbọ́ gbọ́ gbọ́. Òun gbó. So you are a dog. Oníwọ̀ ajá ní ọ́. Back him. Kọjá lọ òun gbó. Gbẹ̀wò. Máa lọ. The snake came. Ejò náà wá. Meandering. Ó bẹ̀rẹ̀ sí ní wọ́. Ẹ̀ serpent. Oní ijó ni wọ́. Gbẹ̀wò. màá bá tẹ lọ. after this identification and uh, naming identification and naming parade. lẹ́yìn ìgbà tí wọ́n ti yan fadáfadá tí a sì sọ wọ́n lórúkọ tán the bible say God could not find a help meet for Adam amongst those animals. You see different people passing before you. Ẹ ó rí oríṣiríṣi àwọn ènìyàn tó gba wájú yín kọjá. You may find a dog in a Mercedes Benz. O lè rí ajá tó wà nínú ọkọ̀ ọ̀gbọ̀kún. I say, hey, ah, I want to marry this one. O ní mo fẹ́ fi lè, mo fẹ́ fi lè. When you marry the dog. Nígbà tó bá fájá tán. To bite you to death. Yóò jẹ́ lájẹkú. Sister. Arábìnrin. You may see a serpent in a three piece suit. O lè rí ejò tó wọ àárọ̀ èbó lákọ̀kọ̀. Tell them say pass on. Èmi ń sọ pé lọ. I love you. Ó ní ẹ̀ mo fẹ́ràn ẹ̀. I love you. Mo fẹ́ràn ẹ̀. And you get beaten by the snake. Ejò ọ̀hún wá bọ̀ ọ jẹ. This is what has happened now. Ohun tó ṣẹlẹ̀ rèé. A lot of people. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. They just wake up one morning ó kàn jí lórúlọ ọjọ́ kan. and say I love you that's it. a ní eh, mo fẹ́ràn rẹ ó sì parí bẹ́ẹ̀. It's like something my wife was saying at the convention. Ó dàbí ohun kan tí aya mi ń sọ ní ìpàdé ìpàgọ́. To marry a person because of beauty is to buy a house because of paint. Wípé kéènìyàn ó fẹ́ ẹnìkan nítorí ẹwà ara rẹ̀, ó dàbí kéènìyàn ó ra lé nítorí ọ̀dà tí wọ́n fi kùn. Let's see how Adam got his wife. Jẹ́ ká wo bí Ádámù ṣe rí aya rẹ̀ gbà. Verse 21. And the Lord caused a deep sleep to fall upon Adam. And he slept, he took one of his ribs and closed up the rib. And closed the flesh instead thereof. And the rib which the Lord God had made, taken from the man, made it a woman and brought her unto the man. mọ obìnrin Adam said this is now bone of my bones and flesh of my flesh she shall be called woman. Because she was taken out of man. Notice that Adam had no choice in this matter. God put him to sleep. And make the person dá onítọ̀rọ̀ ó sì mú tọ̀ wá. No home can survive without the power of this God. Kò sí ilé náà tó lè làájá láìsí agbára Ọlọ́run yìí. But where the problem starts sometimes is that we have a wrong concept about marriage, completely wrong concept. Ibi tí wàhálà abẹ ti wá bẹ̀rẹ̀ ni pé a lè ní èrò tí ò tọ́ lórí ìgbéyàwó. And wherever you have a wrong concept, you go into what the white man calls misconception nígbàkúùgbà tẹ́nìyàn bá sì ní èrò tí ò tọ́ a ó wọ inú ohun tí àwọn aláwọ̀ funfun sọ pé tẹ́nìyàn máa gbèrò lọ́nà tó yẹ. àìsàn ìjọba àwájú wọn ti fẹ́ mọ̀rìn. ó sábà arákùnrin yẹn ṣe tó fẹ́ ṣe gbéyàwó. I need somebody to be cooking for me. mo nílò ẹnìkan tí yóò bá so jẹ fún mi. then you don't need to marry. o nílò àti ṣègbéyàwó. just go to the restaurants and bukaterias. lọ sí àwọn búkà ibi tí wọ́n ti ń tó oúnjẹ káàkiri. plenty of them around here now who are not interested in the service they just want to sell of Pope and Pounds so everybody inclusive of his hands. ọ̀pọ̀lọpọ̀ wọn ló wà káàkiri tí o nífẹ̀ẹ́ sí ìṣe tá à ń ṣe bí ọkọ̀ fẹ́ takọ̀ fún pọ́ọ̀fù ó jẹ káàkiri fáwọn ènìyàn. plenty of them. ọ̀pọ̀lọpọ̀ wọn ló why do you want to marry the the handsome somebody. wọ́n bèrè lọ́wọ́ ẹnìkan pé ẹ ṣe tó fẹ́ ṣègbéyàwó. I need a man who will take very good care of me. mo nílò ọkùnrin kan tí ó máa kẹ́mi tí ó máa gẹ̀ mí. there are some fathers àwọn bàbá kan wà. who look after their daughters better than their husband. tí wọ́n máa mójútó àwọn ọmọ obìnrin ju ọkọ àwọn ọmọ. so that is why you want to marry you marry for the wrong reason. wá jẹ́ torí ìyẹn gan-an ló ṣe fẹ́ lọ́kọ. but why do you want to marry one some people. ètò tó fẹ́ ṣègbéyàwó abèrè lọ́wọ́ àwọn kan. I want children plenty of children. ọmọ ọmọ ọmọ. from conception èrò tí ò tọ́. and then trouble begins. nípa bẹ́ẹ̀ wàhálà bẹ̀rẹ̀. I know brother. mo máa arákùnrin kan. three weeks for his wedding he stop washing his clothes. ọ̀sẹ̀ mẹ́ta kó tó di ọjọ́ ìgbéyàwó ẹ̀. kò kọ̀ṣọ́ was just storing his underwear his trousers his shirts in one corner gbogbo ṣòkòtò ẹ gbogbo aṣọ aṣọ ọ̀wọ̀dẹ́nu ó kàn kó jọ síbì kan. I said bro you are not washing your clothes. ní arákùnrin ò fọṣọ mọ́ ni. so sister is coming to wash them. ó ní ìyàwó ń bọ̀ wá wá fọ̀ So the man is looking for a dry cleaner, a washman. Ọkùnrin náà alágbàfọ̀ ló ń wá. I want you to understand this. Ṣé kò yé ilé kò yé wa? When you get married as a Christian, nígbà tó bá ṣe ìgbéyàwó gẹ́gẹ́ bí onígbàgbọ́, you are a couple on assignment. Ẹ jẹ́ lọ́kọ láya tá a gbéṣẹ́ fún. And you must not fail without assignment. Oh, gbọ́dọ̀ fi dírẹmi nínú iṣẹ́ ọ̀hún. The first ministry in the Bible is not the ministry of the church, it's the ministry of marriage. Iṣẹ́ ìránṣẹ́ àkọ́kọ́ nínú Bíbélì kì í ṣe iṣẹ́ ìránṣẹ́ ìjọ bí kò ṣe iṣẹ́ ìránṣẹ́ ìgbéyàwó. That's why it is strange when people are multiplying wives. Ìdí nìyẹn tó ṣe jẹ́ ohun àjèjì táwọn ènìyàn bá ń kóyàwó jọ. To take care of one wife properly, you need special anointing láti mójútó obìnrin kan ṣoṣo o àmì òróró àṣàyàn. when you now gather them together you have plenty of them then there is something wrong it's very strange. nígbà tó bá wá kó wọn jọ lọ́pọ̀lọpọ̀ kíkan kan wà tó ń sanwó òdì ó ṣàjèjì. there is an agenda of the enemy to destroy marriage. ètò kan wà ètò ọ̀tá láti bà àwọn ìdílé jẹ́. if as I'm on the pulpit there now. tó bá jẹ́ pé mo ṣe wà lórí àga wàásù báyìí. I take a cane. mo mú ẹgbàá lọ́wọ́ priest. mo di ẹ̀kẹ̀ṣẹ́. And I begin to beat myself. Mo wá bẹ̀rẹ̀ sí ní mi lẹ́sẹ̀. What do you call me? Kílẹ̀ ìhun tẹ́ pè mí. Madman. Wèrè. So when a man is beating up the wife. Nígbà tí ọkọ bá ń na aya. You are beating yourself. Ara ẹ̀gan lò náà. So you are a mad man. Nípa wèrè ọ̀ndélé ló tọ̀. Because the Bible says two shall become one. And you say, but I don't like the woman. The woman is like mosquito. She's always buzzing, buzzing, buzzing around. Make room for the mosquito. I don't like these in-laws. They are like scorpions. Make room for the scorpions. The devil is enraged against the home. Èsì òórùnú lòdì sí àwọn ìdílé. Can you raise up your right hand again? Ẹnu ọwọ́ ọ̀tún yín. Oh God arise! Ọlọ́run ti gbé. Deliver our homes. Kò sì gba ilé wa náà. In the name of Jesus. Lórúkọ Jésù. In Jesus' name we pray. Lórúkọ Jésù la gbàdúrà. What are some of the methods? Kí ni àwọn ọ̀nà náà? That the enemy uses to attack the home. Jésù máa ń lò láti gbógun ti àwọn ìdílé misunderstanding, àìsọ̀rọ̀ yíra ẹni, deceit, ẹ̀tàn jẹ, unfaithfulness, àìṣòótọ́, spirit of fighting, ẹ̀mí ìjà, quarreling, aáwọ̀, hatred, ìkórira, bitterness, ìkorò. These are some of the methods. Àwọn ọ̀nà wọ̀nyí làwọn ọ̀nà náà. Extended family. Àwọn ìbátan. Poverty òṣì. joblessness. àìníṣẹ́ tàbá àìníṣẹ́ ṣe. lack of progress. àìní ìtẹ̀síwájú. Some people notice. Àwọn kan wọ́n ṣe àkíyèsí. Immediately they get married, everything just come upside down. Ní kété tó ń ṣe pé àwọn gbogbo òkòókò yíwọ́. The truth the meaning is that you have a battle to fight. Òtítọ́ ọbẹ̀ ni wípé ẹ̀ lóko láti jà. Don't say when I married you everything went upside down. No, you, you have a battle to fight. Wọ́n sọ pé nígbà gbogbo nǹkan yíwọ́ ológun tó gbọ́dọ̀ jà. The devil uses sin. Èṣù a máa lo ẹ̀ṣẹ̀. Wickedness. Ìwà ìkà. Ungodliness. Àìwà bí Ọlọ́run. To attack the home. Láti gbógun ti àwọn ìdílé. The devil uses premature death. Èṣù a máa lo ikú àìtọ́jọ́. Of partner, of children, lórí ẹnìkejì bá àṣàyà ìbá àṣọkọ tàbí àwọn ọmọ láti gbógun ti àwọn ìdílé. the devil uses ungodly counseling. Èṣù a máa lo àwọn ìmọ̀ràn tí ò wà bí ọlọ́run. Evil advice. Àwọn ìmọ̀ràn búburú. Attack the home. Láti gbógun ti àwọn ìdílé. The devil sometimes infiltrates into the home by possessing children or a party in the home. Èṣù a máa wọnú àwọn ìdílé nígbà mìíràn nígbà fífa àwọn ọmọ sínú ẹgbẹ́ òkùnkùn tàbí kó máa ní ipa kan nínú àwọn ìdílé ọ̀hún. The other time, a medical doctor and the wife they brought their three children for deliverance. Nígbà kan rí dókítà òyìnbó kọ òun àtaya rẹ̀ wọ́n mú àwọn ọmọ wọn wá fún ìtúsílẹ̀. They with tears they were telling me stories of war. Pẹ̀lú omijé ni wọ́n fi ń sọ ìtàn ìgbé fún mi. Said they have taken the children to almost ten places for deliverance. Wọ́n ní ó fẹ́rẹ̀ jẹ́ ibi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn ti mú àwọn ọmọ wọ̀nyí lọ fún ìtúsílẹ̀. The last place he took them to ibi tó sì kẹ́yìn tó ń mú wọn lọ. when they got home. gbà the girl knelt down. ọmọbìnrin kúnlẹ̀. the two boys prostrated. àwọn ọmọkùnrin méjèèjì wọ́n dọ̀bálẹ̀. they said daddy. wọ́n ní bàbá. thank you so very much for where you took us today. ẹ ṣe gidigidi fún mi tẹ́ mú wa lọ lónìí. because in that place. torí bí tá lọ yìí. we are able to double our power. a lè mú kágbára wa kó pọ̀ sí they wrecked the man all the vehicles gone everything is upside down ọba tọkùnrin gbogbo iṣẹ́ rẹ̀ gbogbo òpàjúdé. It ever attacks the home through sickness. Èso a máa gbógun ti àwọn ìdílé nípa àìsàn. Disease. Àwọn àmódi. The devil attacks the home through casting of and curses. Èso a máa gbógun ti àwọn ìdílé nípa èpè àti ègún. The devil attacks the home sometimes through fruit of the womb. Nígbà mìíràn, èso a máa gbógun ti àwọn ìdílé nípasẹ̀ ọmọ bíbí. The devil attacks the home through infiltration by strange women. Èṣù nígbà mìíràn a máa gbógun ti àwọn ìdílé nípa mímú obìnrin àjòjì wọnú ìdílé ọ̀hún. The idea is to bring the home down. Èrò rẹ̀ tàbí èròǹgbà rẹ̀ òun ni láti mú kí ilé ọ̀hún kó dẹnu arinlẹ̀. Plenty of marriages, plenty of homes need deliverance. Ìdílé tí ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ọ̀pọ̀lọpọ̀ ìdílé nílò ìtúsílẹ̀. The message this morning is both, is both creative and preventive. Ìwàásù òwúrọ̀ yìí Ìwàásù tó ń tán ni ìwàásù tó sì ń dáàbò bò ni. If you are not married, you should even pray more than those who are married. Bó o bá tí ì lọ́kọ tàbí láya gbàdúrà, kódà ju àwọn tó ti ṣègbéyàwó lọ. When communication has broken down in your home. Nígbà tí ìsọ̀rọ̀ yẹra ẹni tó bá ti mú kí ìdílé ó forí ṣọ́pọ̀. The home now needs deliverance. Ilé ọ̀hún ó nílò ìtúsílẹ̀. When the husband and wife will come to church, They don't sit together. Man is walking on one side of the street, the woman is walking on the other side of the street. The home needs deliver. When this family no longer pray together. They need deliverance. A, a home of marriage where the in-laws have already taken over. ìdílé tàbí ìgbéyàwó tó jẹ́ pé àwọn àna wọ́n ti gbàkóso ìdílé ọ̀hún. needs deliverance. wọ́n nílò ìtúsílẹ̀. marriages that are is retained by money. àwọn ìgbéyàwó tó jẹ́ wípé orí owó ló dálé. needs deliverance. nílò ìtúsílẹ̀. marriages where there is almost habitual unhappiness. àwọn ìgbéyàwó tó jẹ́ wípé inú wọn yìí dùn wọn kì í láyọ̀ nígbà gbogbo. no interest in others' welfare. wọn ò nífẹ̀ẹ́ sí dídára ara wọn. Lack of confidence. Deliverance is needed. Ìtúsílẹ̀ la nílò. Remember when there is mutual aggression, they are always fighting themselves. Ìgbéyàwó Needs deliverance. The neglected marriage. No time. For each other his first coming, this deliverance. The marriage of actors and actresses. At least both partners are pretending as if things are right, but there is private fighting, cursing, and quarreling predominates in that marriage. The marriage of abusive husband and stubborn wife, they need deliverance. The marriage of, well, I, my husband has a girlfriend, so me, I will go and get a boyfriend. Is this deliverance. Eh, ọkọ mi ó ní ọ̀rẹ́bìnrin èmi náà lọ wá ọ̀rẹ́kùnrin any marriage that is contracted but before that marriage they were having sex before that marriage even in fornication you need deliverance now because you've laid a very bad foundation. ìgbéyàwó kígbéyàwó tó jápé kí wọ́n tó ṣègbéyàwó lọ́nà tó tọ̀nà wọ́n ti ń bára wọn lájọṣepọ̀ wọ́n jọ ń bára wọn sùn irú ìgbéyàwó bẹ́ẹ̀ ó nílò ìtúsílẹ̀. when you are already married to a satanic agent then you need serious deliverance. nígbà tó o bá ti ṣègbéyàwó pẹ̀lú ìránṣẹ́ èṣù ìtúsílẹ̀. That person needs, we need to pray some serious deliverance prayers for that Irúfẹ́ onítọ̀ àwọn onílò àti gbàdúrà ìtúsílẹ̀ gidi If the reason you are married to a person is because of accidental pregnancy, ah, you need plenty of prayer. The foundation is wrong. Tó bá jẹ́ torí ohun tó fi fẹ́ nìkan, nítorí oyún tó tàbí oyún tó ìgbéyàwó ọ̀hún ò tọ̀nà kò tọ́. If you are into a marriage now, no dowry, no engagement, nothing, you just move into the house You don't have a husband. You are a stolen wife. Tó bá jẹ́ pé bó o ṣe wọnú ìgbéyàwó rẹ, kò sí ìdáná, kò sówó orí, kò sí ìsoyún papọ̀, ó wá wà nílé ọkọ kan, ó kì í ṣaya òní ìlọ́kọ, obìnrin tá a jí ni ọ́. And if you are a Christian, Your marriage as a Christian is not complete until a man of God stands there to bless. The man of God stands in the position of a priest and blesses the marriage. That's your engagement diary you have done. It does not complete your marriage as a child of God. You need somebody to stand as God and bless you. If you didn't do that one, then you are not married yet ẹ̀pin ẹnìkan gẹ́gẹ́ bí àlùfáà kò sí àlùfáà ọlọ́run kan tí yóò bùkún sórí ìgbéyàwó náà tí yóò sọ̀rọ̀ ọlọ́run sórí ìgbéyàwó náà tẹ́ ẹ wá jọrọ ṣègbéyàwó láì sí ìránṣẹ́ ọlọ́run ìgbéyàwó bẹ́ẹ̀ ó nílò ìtúsílẹ̀. as a christian. gẹ́gẹ́ bí onígbàgbọ́. if you are not believing at oh, all of course unbeliever can do anything they want to do. tó bá jẹ́ aláìgbàgbọ́ láìsàní àní àwọn aláìgbàgbọ́ lè ṣe nǹkan tó bá wọ̀ the kind of marriages they do abroad now in order to collect resident documents it means deliverance it's not marriage the foundation is wrong. irú ìgbéyàwó tí wọ́n ṣe lókè òkun báyìí nítorí pé wọ́n fẹ́ gbàwé ìgbélú irú ìgbéyàwó bẹ́ẹ̀ kò tọ̀nà ìpínlẹ̀ rẹ̀ kò tọ́. A marriage that was done and the day they were breaking into your husband's house, they were pouring some water on your leg. You don't know where the water is coming from disbelievers. irú ìgbéyàwó tí wọ́n ṣe tàbí irú ìgbéyàwó tí wọ́n ṣe ló jẹ́ pé lọ́jọ́ ìgbéyàwó wọ́n ń domi síyàwó lẹ́sẹ̀ o ò sì mọbi tó mi ọ̀hún ti wá irú ìgbéyàwó bẹ́ẹ̀ ó nílò ìtúsílẹ̀. when you marry. nígbà tó bá ṣègbéyàwó. you marry generations. ó fẹ́ àwọn ọ̀ràn. and a family tree. àti igi ìran. on both sides. ní apá méjèèjì. meaning the marriage has brought together bondages from two sides. ó túmọ̀ sí pé ìgbéyàwó ọ̀hún ó ti mú ìdè lọ́nà méjì ó ti kó ìdè ọ̀hún papọ̀. and when you got married everything just went haywire ah the deliverance is needed. nígbà tó bá wá ṣe tí gbogbo nǹkan bá wá dojúrú ìtúsílẹ̀ ló nílò. because what you done torí ohun ti ṣe. you join two bondages together into one life. ìdè méjìlá kó papọ̀ tó ti wá parapọ̀ tó dọ̀kan. so the battle will increase obviously. ogo ọ̀hún yóò peléke sí láì ṣàní-àní. any marriage where they don constant abortion, constant abortion needs deliverance. ìgbéyàwó kígbéyàwó tí wọ́n ti ṣe ìṣẹ́yún lóòrèkóòrè nígbà gbogbo nílò ìsílẹ̀. any marriage that is forced they force you into it deliverance is needed. ìgbéyàwó kígbéyàwó tó jẹ́ pé ìgbéyàwó sàárà àti tàbí tí wọ́n fi tipátipá mú ọ ó nílò A lot of people need to pray some serious prayers. ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló nílò To block the holes that the enemy has used to enter into the home. Láti dí àwọn ihò tí ọ̀tá ń gbà láti wọnú àwọn ìdílé. What do we do today? Kí ló ń ta òṣìṣẹ́ This is part, this is why we're here to pray. The first thing to do is to ensure that you are born again. Ohun àkọ́kọ́ òun ni pé kó o rí i dájú pé o ti dà tóbi. He said, ah, what does that mean? Yes, plenty of people who come to church who are not born again. If you are born again, there are things you cannot do. I shared with you here before. I went to greet a couple in those days when I had plenty of time. Oh, the woman was so happy to see me. I said, Doctor, you welcome. Ah. What, what a privilege to have you here. Ah, what do you want to drink? What do you want to drink? But I noticed that the woman talking to me, the whole of her hair and face was wet. Instead of her to say, man of God. Ah, help me. Ràn mí lọ́wọ́. This man has just flushed my head in the toilet. Ọkọ̀ ìṣe ló domi lé mi lórí ní ìgbẹ́. The man held her neck. Ọkọ̀ ìgbé ọrùn ẹ̀ mú. Push her head into toilet bowl. Mo torí ẹ̀ sínú àwo ìgbọ̀nsẹ̀. That's your bad head. I brought bad luck to this house. I'm going to flush it out. And it flushed it. Ó sì ní bá ah, orí burúkú tó gbé wọlé tó ń fa ohun búburú sínú ilé wọ́n wẹ̀ ó sì torí ẹ̀ sínú àwọn ògbọ̀nsẹ̀. That was why her hair and face was wet. Ìdí nìyẹn tó fi ṣe wà lójú ẹ̀ tó fi ṣe wà nírun ẹ̀. Wọ́n were smiling. Ìbọn lẹ́yìn. The privilege to have you here. Àǹfààní la láti ní yín nìyí. The man is number. Ọkọ òun ti dà síbí. Man is number. Ọkùnrin ọ̀hún ti dà síbí. The second thing to do is to acknowledge all known sins. Ohun ìkejì tá a gbọ́dọ̀ ṣe òun ni ká gbà Maybe you are here now, you're a wicked husband or you're a wicked wife. Bóyá o wà ní ọkọ ìkà ní ọ̀ tàbí aya ìkà. You need to confess all those nonsense. Because if you don't, it will give room to the enemy to keep attacking you. Number three, you need to engage in a sincere heart cry for deliverance. Ìkẹta, o nílò àti máa kígbe Therefore, you need to pray foundational deliverance prayers for your marriage if you didn't start it well. Ìkẹrin o àti gbàdúrà ìtúsílẹ̀ lórí ìpìlẹ̀ ìgbéyàwó rẹ bó o bá bẹ̀rẹ̀ rẹ̀ lọ́nà tó tọ́. Once you are married, you are already married. God, like God will, you just have to pray that God will help you. Níwọ̀n ìgbà tó o bá ti lọ́kọ tàbí láya ó ti ṣègbéyàwó nìyẹn, a nílò àti máa gbàdúrà ní kọ́lọ́rọ́ rọ̀ lọ́wọ́. But if you are not married yet, plus you are you can still pray. Ṣùgbọ́n tó o bá tí ì lọ́kọ tàbí tó o tí ì oṣù oríire kò lè gbàdúrà. I want you to understand where you are going. Mo fẹ́ kó yé ibi lọ kó yé wa. So that confusion will not reign in anybody's life. Kí rúdurùdu ó má bàa máa jọba nínú ayé ẹni yòówù. A lot of brothers are confused. Ọ̀pọ̀lọpọ̀ àwọn alákùnrin lọ́pọ̀ wọn ti dàrú. You can lay a proper foundation now. Ẹ lè fi ìpìlẹ̀ tó tọ́ ẹ lè fi kalẹ̀ báyìí. As a pastor in this ministry. Olùṣàgùtàn kan wà nílé iṣẹ́ ìránṣẹ́ yìí. Wọ́n yẹ sitting on my own. Lọ́jọ́ kan jẹ́jẹ́ mi mo jókòó. And brought this woman. Bá obìnrin wa. And said, This is the will of God for my life. Bá sọ pé ìfẹ́ Ọlọ́run fáyé mi I said, I see. Bá ní How are you? Báwo ni? Lady greeted me. Ọmọbìnrin kí ni? So where did you school? Níbo ló lọ ló ti lọ iléèwé? Mention one top school in England. Ó dárúkọ iléèwé kan tó ga jùlọ ní ilẹ̀ ọba. Say I have a masters in law. Ó ní pé òun kó yege nínú ètò Ìmòfin. Pastor, where did you school? Pàlọ́pàá olùṣàgùtàn ilé ìwé wo ni wọ́n lọ? Just mention one downtown secondary school somewhere that I don't even remember the name. Ó dárúkọ ilé ẹ̀kọ́ girama kan tí ò lórúkọ tí ìjẹ́ lè Sir, you want to marry this woman? Mother. Yeah, correct. Ó bá fún obìnrin yóò ti gbàdúrà. Sir, yes, sir. Ó ní ẹ̀rọ gbàdúrà ló dà. And as far as I'm concerned. Ní ti tèmi. To present someone and say God said I should marry the person. When you have said God said, go ahead. But if God is not saying, you get into trouble later. Tó bá mẹ́nì kan wá bá mi pé ah, Ọlọ́run ló wí pé kí n fẹ́ mi, ó fi ọlẹ̀ torí ìwọ ló sọ pé Ọlọ́run ló wí. Bí wàhálà bá wá ṣẹlẹ̀, ó kù ọ́ òkè tí rẹ̀. The only time I will talk. Ìgbà kan tí wọ́n sọ̀rọ̀. It's when I say that you want to enter into lion's den and you will not come out. O ní pé tí bá rí i pé òun wọnú kìnìún lọ rèé, o sì lè jáde. And all I will say is I go and pray again. Ohun tí wọ́n sì sọ ni wípé lọ tún àdúrà gbà. Anyway, after some time. This lady came back to me. I said, Joe. àgbà. I'm going to sue one of your pastors. For defamation of character. I said, what did he do? He called me a witch. pè I said, ah. ah. I brought the pastor. Wá fólúṣẹ́ àgùntàn wá. Pastor, did you call her a witch? Ó lá olùṣẹ́ àgùntàn ṣe ẹ̀pẹ́ lájẹ̀. But you came and said this is your wife. Why is she not a witch? Ìbò wá bí o sọ pé òun ni ìyàwó rẹ̀. Kí ló dé tó ti wá dàjẹ́ báyìí? Pastor could not talk. Olùṣẹ́ yóò lè sọ̀rọ̀. So I'm going to sue him for defamation of character. Ọba ni wọ́n pè lẹ́jọ́ ó sì wà wù. I tell to pastor. Bá kọjú sí olùṣẹ́ Pastor. Olùṣẹ́ What is the meaning of defamation of character? No, this is this is the truth. Kí ni ìtumọ̀ irú òyìnbó tóbìnrin sọ pé o wà wò. he didn't know. kò mọ̀ tó mọ̀. So I said, no, don't sue, you don't do that here. ní àmà ṣe bẹ́ẹ̀, má ṣe bẹ́ẹ̀. Ẹjọ́ àwọn do it. Ọlọ́ṣà ń gbọ́, aláwùjọ màmá ṣe bẹ́ẹ̀. Only condition under which I will not do it. Ìdí kan ṣoṣo tí wọn ò fi ní If you pray for me and I find somebody else to marry. Mo okay, fine. We started praying. She married somebody else. We need to clear all this confusion that is so rampant these days. If it's on the basis of marriage you begin to hear God the way you are hearing my voice now it is worth it. Tó bá jẹ́ pé nítorí ìgbéyàwó ló máa gbóhùn Ọlọ́run kétékété bó ṣe ń gbà mí, ó yẹ fún un. And those of you who come and say, I dreamt, I dreamt, I dreamt, you will not marry a person in the dream. You are going to marry somebody physically. Ẹ̀yin tẹ́ ẹ sì máa ń wá pé ẹ mo lálàá mo lálàá mo lálàá kì í sojú àlá ló fi fóńtọ̀ ojú ayé ló ti fẹ́. Make Christ the love of your home. Mú kí kó jẹ́ olúwa ilé rẹ. And let your family altar be on fire. Kó sì jẹ́ kí pẹpẹ ìdílé yín kó máa gbóná fún Ọlọ́run. This morning. Lóòrọ̀ yìí. When praise to pray. A ní àdúrà tá gbà. Both preventive and corrective. Àdúrà ààbò àti àdúrà tó ń nǹkan. If you ever pray any prayer aggressively. Bó <laughs> o bá gbàdúrà kan pẹ̀lú ipá. This is the prayer to pray more aggressively than any other prayer. Eléyìí jẹ́ àdúrà tó yẹ kó gbọ́dọ̀ fi ipá tó ju pray this kind of prayer, your voice goes away, and Jesus becomes the Lord of your home. You have done a great thing for your life this morning. One man of God has said there is nothing like delinquent children. What we have are delinquent parents. òjíṣẹ́ ọlọ́run kan sọ wípé kò sí ọmọ bíi ọmọ tí ò tàbí ọmọ tó ń ṣe ń tá a ní làwọn òbí tí ò tó ń ṣe Rise up all of us. Yẹ ká dìde dúró. All eyes closed. Kí gbogbo ojú kó wà dídì. In case you are even here with your wife àìbámọ̀ ó wà nípìn láyà rẹ. and you quarrel and quarrel you got here. tó sì jẹ́ wípé ẹ jàjàjà kẹ́ tó débí. you are still quarreling now. ẹ sì ń jà báyìí. if you don't, if you don't want to be a child of God you better talk to her now settle it before we start praying. ó bá fẹ́ jẹ́ ọmọ ìgbé ó jẹ́ kọjú sí kó bá a sọ̀rọ̀ ká tó bẹ̀rẹ̀ sí gbàdúrà. Settle it now before we go to this kind of prayers. And decide that you won't allow the enemy space to operate anymore. If he or she is not here, settle it when you get home. ẹ̀yin or if at this service you are saying i wish my husband was here to hear this i wish my wife you it is you that you should hear first. tó sọ pé ha ọkọ mi ìbá ti wà bí ìbá dára ìwọ fúnra rẹ gan ló nílò àti gbọ́. all eyes closed. gbogbo ojú kó àdídìdì. any power. gbogbo agbára. assigned against the joy of my home. He won't yell or desire your delay. Is that the loudest you can shout? Die! In the name of Jesus. Lórúkọ Jésù. Paula Sekatara. them. Tó wọnú. together. sílẹ̀. Come upon the home. Kò ń dé bá àwọn ìdílé. In the name of Jesus. Lórúkọ Jésù. In the name of Jesus. Lórúkọ Jésù. Lórúkọ Jésù.